إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إبار الله dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni a dúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nítorí pé òun nìkan náà lọ́pẹ́ tọ́ sí a wáyìnà lọ́wọ́ Ọlọ́run Ọba bẹ́ẹ̀ sì láwá àforíjì Ọlọ́run Ọba àwá àbú Ọlọ́run Ọba níbi aburú àwọn ẹ̀mí wa àti aburú àwọn ṣẹ́ wa dájúdájú ni tọ́wọ́n bá bá tọ́sọ́nà kò sẹ́nìkan tó lè ṣì irú bẹ́ẹ̀ lọ́nà ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala wá sí ta'ala

ó wá tàkà lára àwọn méjèèjì àwọn ọkùnrin tó pọ̀ àtàwọn obìnrin tó pọ̀ ẹ bẹ̀rù bá tẹ́ fi ń bẹ̀rẹ̀ yín láàrin ara yín o ẹ sì sókun ẹbí dájúdájú Ọlọ́run bá subhanahu wa ta'ala alámòjútó ló jẹ́ lórí yín alábá ni mú pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run bá kẹ́ ẹ sì máa sọ̀rọ̀ tó ṣe déédé tẹ́ bá ń ṣe lé Ọlọ́run bá yóò máa bá yín tún àwọn sẹ́yìn ṣe yóò dájúdájú ẹni tí bá ń tẹ̀lé tỌlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló ti jèrè èyí tí fi ń ga jùlọ lẹ́yìn wá gbaná èyí tí fi ń dájú nínú gbogbo ọ̀rọ̀ Ọlọ́run bá ní o èyí tí sì fi ń dájú nínú gbogbo mana ìmànà nabi wa Muhammad sallallahu alaihi wasallam ni èyí tí wá ń burú jù nínú gbogbo alamari ni adádálẹ̀ gbogbo adádálẹ̀ rí anu ni o gbogbo anu rẹ̀ ma ń sọ́yàn dèrò náà ni ibadallah ẹ jẹ́ nípa àmánà tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala gbé fún wa àmánà tí sánmà kọ́ àmánà tí lẹ kọ́ àmánà táwọn òkè kọ́ àmọ́mí ènìyàn gbà ibádàlá ọlọ́wọ́ bí wá gbogbo ta bá ṣe láyé gbogbo ta ṣe nípa in tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala pàwálásẹ nípa annabi tọ́lọ̀ ọba rán sí wa ويوم يناديهم ماذا أجبتم المرسلين ọjọ́ tí wọ́n pè wọ́n pé kílẹ̀ fún àwọn annabi lésì àwọn tí wọ́n rán sí àwọn òjíṣẹ́ yìí kílẹ̀ fún wọn ibadallá àwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam àpẹẹrẹ rere ni wọ́n nínú ilé ibadallá torí pé wọ́n sacrifice ọ̀pọ̀lọpọ̀ fún annabi muhammad sallallahu alaihi wasallam ga sacrifice yìí pọ̀ in tó fi ṣe pé Ọlọ́run bá náà fi gbé wọn ga ni ẹ́ in tó fi ṣe pé Ọlọ́run bá subhanahu wa ta'ala yọ́nú sí wọn ni ẹ́ torí ẹ mọ́rù pọ́lọ́wọ́n bó mọ́rẹ́ o ṣakúrù lọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo tí yẹn bá ń ṣe ní dáadáa Ọlọ́run bó ní jíra rẹ̀ Ọlọ́run bá ń fi àwọn èèyàn lẹ́mí balẹ̀ nínú al-Qur'an al-Karim Ọlọ́run bá wa anna Allaha la yudhi'u ajra al-muhsinin Ọlọ́run bó ní jẹ́ kí ẹ̀san àwọn olùṣe dáadáa kò ní jẹ́ kó rárẹ̀ sẹ́ẹ̀ ọlọ́run fi yẹn lẹ́mí balẹ̀ pé sọ́lọ́run ni ọlọ́run bó ní jẹ́ kóra rẹ̀ o ibadallah in táwọn sahaba nabi sallallahu alaihi wasallam fi tọ́ sí àwọn ìkóra ńlá yìí nìyẹn àwọn sacrifice wọn fán nabi ìdáàbòbò ẹ̀sìn ọlọ́run bá ìgbé ẹ̀sìn ga ìran ẹ̀sìn ọlọ́run bá lọ́wọ́ kó má jẹ́ ń sọ pé laqad radiyallahu Allah bá subhanahu wa ta'ala ti yọ́nú sí wọn Allah bá ti yọ́nú sí wọn bákan náà Allah bá subhanahu wa ta'ala ó tún wá pèsè ibi tó ga fún wọn lálìjanna rẹ̀ ibadallah eré kọ́nà ah, sí dé bẹ́ẹ̀ tó lẹ́lù mímọ̀ òkú tí wọ́n ti síwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò léyìn láre pé a ah, àwọn ṣe báyìí tí yàn náà wọ́n mọ̀ ronú sí pé kílèyàn náà fẹ́ ṣe fẹ́sìn kílèyàn fẹ́ ṣe fún súnnà nabi sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ròyìn wọn nínú alkur'an al-karim nínú àwọn muhajirun àtàwọn ansar walladhina taba'uhum bi ihsan àtàwọn tó tẹ̀lé wọn lórí dáadáa radiyallahu anhum Ọlọ́hun bá jọnu sí wọn wa radu anhu àwọn náà sì yọnu sí Ọlọ́hun bá wa a'adda lahum jannat Ọlọ́hun bá tún wá pèsè kalẹ̀ fún wọn aljanna nítorí náà ibadallah Ọlọ́hun bá tún ròyìn wọn nínú al-Qur'an al-Karim subhanahu wa ta'ala ń sọ pé minal mu'minina rijalun inú àwọn olùgbàgbọ́ àwọn èèyàn kan wà àwọn akọgun kan wà àwọn akọ ẹgbọ́n ọba subhanahu wa ta'ala sí ròyìn wọn pé rijalun sọ́dakù ma'ahadullaha alay àwọn akọ tó ṣe pé wọ́n pè nǹkan tí wọ́n ṣe àdéhùn fọ́lọ́wọ́ ba lórí ẹ̀ wa minhum man qada nahbahu in benu wọn tó ti kó wa minhum man yantadhir

ní tó máa ń tẹ́ lórí àwọn nǹkan ọ̀gùn asarju wọn ló rà lọ́dọ̀ azib bí thalathata ashara dirham pẹ̀lú 13 dirham qala faqala abubakir li azib abubakir wọ́n sọ fún azib pé múrí albara'a pa albara'a lásẹ̀ falyahmilhu ila manzili kó gbé lọ sílé mi wọ́n ni fàkọ́lá láà azib ni ara o hatta tuhaddithana títí tó sì sọ fún wa kayfa sana'ta hina kharaja rasulullahi sallallahu alaihi wasallam wa anta ma'a bó ní òjíṣẹ́ ọlọ́run bá ṣe ṣe nígbà tó jáde Mákà tó wà pẹ̀lú rẹ̀ qala faqala abubakrin abubakrin wọ́n sọ pé kharajna ajáde fa'adlajna a ní lóru wọ́n ni àtún sáré àtún dọ́gbọ́n àtún sá wọ́n ni yawmana wa laylatana àtọ̀sán àtòru wà láfí ń sẹ́rìn àjò láti Makka hatta azharna kódà àwọn ọ̀sán ìgbà tó rùn mọ́ mú jù wa qama qa'imu dhahira nígbàtí òun mú jù lára àwọn gbólóhùn tó mọ́ ń lò fún tó bá ní agbára torí gbígbà pé ọ̀rọ̀ múùfù mẹ́rin tó bá dáa ní báyìí tó nù bá ti dé àtàrí báyìí so ni wa qama qa'imu adh-dhahira olóhun wa mú gán wọ́n ni fadarabtu bi basari olóhun wa ń fi ojú òun wá káàkiri hal ara dhillan bóyá wọ́n ti rí bòjì na'wi ilayhi táwọn sàpamẹ́ síbẹ̀ fa idha ana bi olóhun wa rí àpáta kan fa'ahwaitu ilaiha òun wá sálọ síbẹ̀ wọ́n ní fa'idha baqiyatu dhilliha ó ní wọ́n rí pé bògí rẹ̀ sẹ́kù wọ́n ní fasawaituhu òun wá pìpẹ́ rẹ̀ dáadáa li rasulillahi sallallahu alaihi wasallam fójísẹ́ ọlọ́wọ́ ba wọ́n ní wa farashtu lahu farwatan àwọn wọ́n tún ya rasulallah ire òjíṣẹ́ Ọlọ́run ba fadtaja'a annabi wá fẹ́ gbelele ẹwọ tí àwọn sahaba annabi sallallahu alaihi wasallam ẹwọ abubakiri in tí abubakiri fi lọ́lá ni o kèsèrè náà se débẹ̀ ibadallah ẹwọ ẹwọ nkẹ oòrùn oòrùn pàwọn wọn kó Mẹ́kà àti Mẹ́dínà kò nítọ̀ ìwọ́n náà lákú gbàgbọ́nù kò síbẹ̀ lọ́dọ̀ àwọn sahaba nabi sallallahu alaihi wasallam akú ìwọ náà ló kó mú nǹkan wá tàà sì gbá mọ́jẹ̀ kí òun yí ti fẹ́ mọ́ pọ̀jú ara kò túnwò pé ah, àbíkò òun tí òun lọ gbá nẹ́bí fáwọn kèfèrí kan fóun lọ́rùn rẹ̀ ó tún wá ráyè ó ó tún wá ráyè tí bògí wà ń bẹ̀ ó tún wá tẹ́ ó tún wá pẹ̀ ànẹ́bì pé kánàbì tún wá sùn síbẹ̀ so tí yàbá ń ká pé àbúbákiri ẹni ọlọ́lá ni gbogbo tí wọ́n ṣe kán fi dọ́lọ́lá ni o nípa pé kí wọ́n sacrifice fún Islam olóhun wá tẹ́ ànẹ́bì sallallahu min at-talabi so wọ́n rẹ̀ ní kankan nínú àwọn tí wọ́n lé àwọn fàíza ana bí rọ́ọ̀ì gọ́nàmìn òun tún wá rẹ̀ nìkan tí ń da agúntàn fàkúltù liman an ta ya gulam wọ́n wá sọ fún pé ìrẹ́ ọmọ yìí ta ló ní ọ́ fàkọ́lá lè ó wá bí pé ṣé àwọn àgùntàn rẹ̀ ní wàrà kọ́lá náà ó ní bẹ́ẹ̀ ni kọ́lá kultu hal anta halibun li ó ní só fún wàrà fún mi ó ní kọ́lá náà ó ní bẹ́ẹ̀ ni kọ́lá fa amartuhu olóhun wá pàálásẹ fa'ataqala shatan wá ìdáwà àwọn bọ́tù tán ma ń ṣe látara àwọn àpò àwọn awọ ó ní fàhálàbàlì kúsùbátàn olóbáhùn fún wàrà minan laban ó ní fasọ̀bábtù ya'anilmá alalqadah olóhun fún wọn omi sínú kọ́pù hátà bárọ̀dà asfalahu asfaluhu títí tí sàlẹ̀ rẹ̀ fi tútù ó ní wakọ̀lì ishrab ya rasulallah wọ́n sọ pé ìrà nẹ́bì mú kò tún fún wàrà tó kó tún wò pé tọ́ yí kọ́kọ́ mú tèmínà èmínà mọ́ tún sétò bogi oúnjẹ wá dé wá ní ara o so ó tún ó tún gbé lọ fán nẹ́bì sallallahu alaihi ibadallah abúbákiri radiyallahu anhu ẹni tó yẹ kí ẹmà tọrọ ìkẹ́ ọlọ́wọ́ bá fún ni ẹ wà rí páwọn táwọn kan ṣépè fún lónìí ni abúbákiri in táwọn kan fi ń rò páwọn fi ń súnmọ́ ọlọ́wọ́ bá ní pé káwọn ṣépè fún abúbákiri ẹ wo ẹ wo ìgbìyànjú ìsójú ọ̀nà ọlọ́wọ́ bá pé a a sacrifice gbogbo ta bá ní ẹ mọ́ táwọn sọ̀hábà nǹkan àyàfi rẹ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ ta bá ń ka àdísì wọ́n mọ́ ní bí abi bí abi anta wa ummi ya rasulallah pé ah mo retán láti sacrifice bàbá mi àti ìyá mi fún rẹ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá in táwọn sọ̀hábà fi gánu fa kìí ṣeré wallahi in tọ́lọ̀wọ́ bá fi gbé wọn gá ẹ̀ tí pò wọn fi gá níwájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn gátàbù bákìrí ń ṣe kìí sí rífà nígbà àdánwò tí wọ́n lé wọn táwọn Kùrẹ́ṣì lé wọn ó tún wáyí tó tún wá bàbàrà lẹ́mì rẹ̀ ní pé bóòlà nábí ó sì wà comfortable ó wá tẹ̀síwájú ní ọlọ́run gbé fún nábí ànábí hátà fàṣẹ́rìbà nábí mú hátà rọ̀dìtù títí tó fi tẹ́hùn lẹ́rùn thumma qultu a àsìkò ti tó kí táwọn túnmọ̀ sí ìrìnàjò lọ́wọ́ fartahalna àwọn sí ìrìnàjò walqawmu yatlubunana àwọn ènìyàn tún léwà àwọn Quraysh ń léwà wọn falam yudrikna ahadun minhum ẹni kankan ò bá wọn nù wọn illa Suraqatu ibn Malik so wọ́n ni Suraqa nìkan ló bá wọn ala farasin lah lórí ẹ̀sìn rẹ̀ fa qultu ya Rasulallah hadha at-talab wọ́n ni àyírí òjísẹ́ ọlọ́wọ́ àwọn èèyàn ní léwà yìí wọ́n ni kọláhẹ́kọ́nà wọ́n ti fẹ́ báwà faqala la tahzan ó ní má banújẹ́ inna allaha ma'ana ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú wa hatta idha dana minna ó tún súnmọ́ wa alákùnrin yẹ tún súnmọ́ wa wọ́n ni fakana baynana wa baynahu qadra kọ láhìkọ́nà ó ti fẹ́ bá wà wọ́n ni wà bá kéètù òun wá ń sunkún abọ́kiri ní òun wá ń sunkún wọ́n ni qala lima tabki wọ́n wá ń bí abúbọ́kiri pé kílé tó ń sunkún wọ́n ni qultu ama wallahi abọ́kiri ẹwùn kan ibadallah ẹwùn kan ìtorí náà ibadallah àwọn sahaba nabi sallallahu alaihi wasallam àwọn sacrifice tí wọ́n ṣe fún islam nìyẹn in tán fi dẹni gíga nìyẹn ẹwùn kan kíyàn fẹ́ mi ara rẹ̀ ilẹ̀ pé ohun gbogbo tí ó bá sóhun a máa rẹ̀ annabi ẹ̀kọ̀kan òní sí ọ ibadallah iná dúkìá wọn ẹwọ Uthman ibn Affan Uthman ibn Affan radiyallahu anhu nígbàtí annabi sallallahu alaihi wasallam lọ sójú ogun annabi sallallahu alaihi wasallam wọ́n sọ bí a annabi iṣẹ́ àwọn èèyàn lójú kòkòrò ní pé kí wọ́n dá sí tọ́lọ́wọ́ bá Uthman wọ́n dìde pé ya Rasulallah òun ó gbé àwọn ọgọ́rùn-ún rankumi kalẹ̀ anábi tún sáwọn èèyàn lójú kòkòrò Usman ibn Affan tún dìde pé alóhun ah, sẹ́ owó tún gbé ọgọ́rùn méjì rankumi kalẹ̀ anábi tún sáwọn èèyàn lójú kòkòrò Usman tún dìde owó gbé ọgọ́rùn mẹ́ta rankumi kalẹ̀ ibadallah annabi sallallahu alaihi wasallam sọ pé ma ala Usman kò ní Usmanu gbogbo tí Usmanu bá ṣe lẹ́yìn òní ma amila ba'da hadhihi lẹ́yìn èyí tó ṣe yìí kò níwà against rẹ̀ ibadallah bákanáà ibadallah nínú àwọn obìnrin ga in bẹnu wọn tó ṣe pé lójú ogun fa Ummu Ammara lójú ogun ìtún jà láti defend annabi sallallahu alaihi wasallam ni obìnrin ga annabi sẹ́ in kankan wuni sí annabi sallallahu alaihi wasallam kankan ò ní à Ummu Ammara ìwá ń jagun láti fi defend annabi ìwá ń lọ ìwá ń bọ̀ pé ẹni tí ó bá dọ́dọ̀ annabi yóò kọ́kọ́ dọ́dọ̀ tó náà fala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ibadallah àwọn nǹkan táwọn sahaba annabi sacrifice fún islam yẹn o àwọn nǹkan tí wọ́n ṣetán láti fílẹ̀ nítorí kẹ́sìn ọlọ́wọ́ pé wọ́n gbàgbọ́ pé annabi ọlọ́wọ́ bá ló wà láàrin àwọn bákaná ibádọ́lọ́ ẹwọ bí a tún ridwan ìbúra táwọn sahaban nabi sallallahu alaihi wasallam tí wọ́n búra fán nabi lábẹ́gi ẹwọ bí a tún ridwan annabi sallallahu alaihi wasallam jáde láti lọ sí umrah ni annabi wọ́n rán Uthman ibn Affan nígbàtí àwọn Quraysh tí wọ́n ti gbọ́ pé annabi wọ́n bọ̀ wọn ò jẹ́ kó wọ̀lú Makkah annabi wọ́n rán Uthman ibn Affan lil mufawadah kó negotiate pẹ̀lú wọn ìwọ́ wá débà nabi sallallahu alaihi pé wọ́n ti pa Usman àwọn sọ̀háàbà tí wọ́n ò prepare pé àwọn lọ jagun tẹ́lẹ̀ ànábì wá sọ fún wọn pé tọ́ ó ti délẹ̀ o àkòsì sípà wọn padà ta ló wà pẹ̀lú òun àwọn sọ̀háàbà wọn ń búra lẹ́yọ kọ̀ọ̀kan pé ah, àwọn wà pẹ̀lú àwọn ó sì àwọn wà pẹ̀lú annabi sallallahu alaihi wasallam in tí wọ́n ṣe tán láti sacrifice fún annabi sallallahu alaihi wasallam nìyẹn ọlọ́wọ́ bá wá sọ kalẹ̀ pé laqad radiyallahu anil mu'minin ọlọ́wọ́ bá ti yọ́nú sáwọn mu'mini idh yubayi'unaka tahta shajara nígbàtí wọ́n ń búra fún ọlábẹ́ yìí ẹwọ́n mẹ́rin tó ṣẹlẹ̀ tẹ́lù tíyàn bá ti ẹ̀ búra ìké sẹ́wọ̀n pé ọlọ́wọ́ bó ṣe tán tí wọ́n búra pẹ́tọ̀ ẹ̀jábú ya fún tí ó ya sọ dánsọ kò rí bẹ́ẹ̀ Ọlọ́run wa subhanahu wa ta'ala ò sí tẹ́ so Ọlọ́run bá ní fa'alima Allahu fa'alima ma fi qulubihim Ọlọ́run bá ma tó wà lọ́kẹ́ wọn Ọlọ́run bá ma nǹkan tó wà lọ́kẹ́ wọn Ọlọ́run bá tí ń yin tó wà lọ́kẹ́ wọn ibadallah eléyìí asírìkú ma Allah ni kíyàn jẹ́ olódodo pẹ̀lú Ọlọ́run bá kíyàn jẹ́ olódodo pẹ̀lú ọba ẹwọ nǹkan tí annabi sallallahu alaihi wasallam sọ nínú hadithi abu huraira ma nafa'ani malu ahadin anabi ni owó ẹni kankan ó ṣe láǹfààní ma nafa'ani malu abubakirin bí dúkìá abubakirin ṣe ṣe láǹfààní kódà umar ibn khattab gẹ́gẹ́ sí wá nínú musnad al-imam ahmed umar ibn khattab wọ́n pé òun sẹ́ òun over òun ò bá dú àbúbákiri lónìí Umar bin Khattab wá kó ìdájí dúkìá rẹ̀ lọ pé á àwọn tàbákiri ó gbé lónìí òun ṣe tani òun kó tani anábi ọwá débí anábi wá dúkẹ́ kí ló fílẹ̀ fún ara alẹ́ rẹ̀ ó ní ìdájí lòun fílẹ̀ àbúbákiri wá dé wá kó ti ẹ̀rẹ́ anábi wá ní kí ló fílẹ̀ ó lóun òfin kankanlẹ̀ fún ara alẹ́ hùn èyí tó hùn fílẹ̀ fún wọn náà lòjíṣẹ́ ọlọ́run ọba Umar wọ́n sọ pé látò jọun lòun ti pinnu pé òun ò tún bá Abu Bakri kọmpítì ma in táwọn kan ti síwájú fọ́lọ́wọ́ bá nìyẹn fẹ́sìn ọlọ́wọ́ bá bó ló ṣe wá di pé lónìí yán ra ẹ̀sìn ọlọ́wọ́ bá láre ẹ̀sìn ọlọ́wọ́ bá lèyàn fi ń sáwẹ́wà èyàn bàbàrẹ̀ ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo ohun tí wọ́n ṣe fẹ́sìn yìí ẹlùmí ò tún kù ńlá pé wọn ò bá ma bú wọn kán ma bú kí ni ṣé wọn ń bú ni wọ́n ní orí ẹnìkan pé àṣé wọn ní bú ni tẹbá gbákìrì ní bú olólẹ́nìkan pé pọ́ tẹ́ẹ̀sì ni kí ló ṣe tó ìdọ̀ tẹ́ẹ̀sì bọ́bákìrì ni ṣé wọn ní bú ni bọ́bákìrì ní bú billah ibadallah in táwọn sahaba nabi sallallahu alaihi wasallam in tán ṣe fẹ́sìn ọlọ́wọ́ bá ni yóò in tí wọ́n ná nínú sẹ́ nínú owó nínú ẹ̀mí láti fi dáàbò bó ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fala gharabata idhan kò jọ ní lójú gbà náà ní pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbé wọn sípò tó gbé wọn sí ẹni tó tọ́ síbẹ̀ ni wọ́n ibadallah wallahu la yudhi'u ajra al-muhsinin barakallahu li wa lakum karim ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا وبعد إبار الله مصيدة وانس that Allah subhanahu wa ta'ala should be pleased with him he should be true to Allah subhanahu wa ta'ala in being a Muslim and ask himself what is the greatest thing he can sacrifice for Allah subhanahu wa ta'ala you are Allah. Some people have limits with Allah. That I can, all this I can, but when it comes to this, no. I don't play with this. In fact, some people in affairs that they are so little. But if someone is truthful with Allah subhanahu wa ta'ala, and they know the greatness of Allah subhanahu wa ta'ala, because if you know, it is just like that is why Allah uses the words that we know. Allah says that tijara, hal adullukum ala tijaratin. What we are doing in this life, it is transactions. We are buying and selling. So Allah is saying, come and transact with Allah. Come and transact with Allah. You know, Allah uses words that will bring it closer to our sense that you are transacting with Allah. Now imagine if If the richest man in the world tells you, come and, come and transact with me, automatically even if a person does not have the money, he will strive to get it and gather it and say, ah, I want to transact with this person. But Allah, the owner of everything, is telling you, come and transact with me. Come and do business with Allah subhanahu wa ta'ala. This is the word Allah used. هل ala tijaratin." So this is the words Allah subhanahu wa ta'ala used. So the Sahaba radiallahu anhum, they were truthful in their transaction with Allah. They were truthful in their transaction with Allah and they know what Allah can give. And Allah subhanahu wa ta'ala gave them the best. Ibad Allah, let us work on being truthful with Allah subhanahu wa ta'ala in our transaction. Do not put limit for Allah. la tuhaddid lillah do not put limits that apart from this tí ó bá ti kan bí gbogbo yòókù Ọlọ́run ló a lè ṣe fọ́lọ́run tí ó bá ti kan bí pé ẹ̀sìn Ọlọ́run o tí ó bá ti dé pé àwa di pé à ń gbélé mi lẹ́ gbogbo nǹkan mo lè ṣe fọ́lọ́run àwọn sàhábà ò rí báyẹn àwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam ò rí báyẹn gbogbo tó bá ní ẹ̀mí Today, ibad Allah, let us be truthful in our transaction with Allah subhanahu wa ta'ala. Because we are transacting with Allah, whether we, whether we know it or not. Whether we know it or not, we are transacting with Allah. And the best thing we can do is to engage in uh, fruitful and profitable transactions. We ask Allah subhanahu wa ta'ala to make that easy for us. Allahu آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا في من كل شر اللهم اعصمنا من كل شر يا رب العالمين اللهم انصر ولاة أمورنا اللهم أمنا في أوطاننا اللهم ول علينا خيارنا يا الله اللهم لا تولي علينا شرارنا اللهم انصرنا على القوم الظالمين اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا يسرته لنا وقضيته لنا يا رب العالمين اللهم اغفر لنا يا رب العالمين اللهم تب علينا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد